الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن وله بعد السلام عليكم ورحمة الله وبركاته أنشي الأيل لوري أو نواكد الإسلام أو كتما باسم إسلام يجي إيتا وانشي الأيل لكم هناني الشرك في عبادة الله òní kí ẹmà kí ẹ̀yàn ṣe ẹbọ kí ẹ̀yàn kó orogún pọ̀ mọ́ Ọlọ́run Ọba subhanahu níbi ìjọsìn Ọlọ́run àwọn ń ṣàlàyé lọ pé nínú àwọn ìjọsìn tí ẹ gbọ́dọ̀ dojúkọ so sheik ahmad al-najmi wa tẹ̀síwájú wani faman da'a al-amwat wastaghatha bihim aw dhabaha aw nadhara lahum aw dhabaha lil jinni aw dhabaha talbiyatan li talabi sahirin ẹnikẹ́ni tó bá tó bá tó bá ń pè àwọn tó ti kú àwọn tán bẹ nínú sàárè àwọn ní ń pè ipé kí wọ́n ohun abun wá gbàmígbàmí lọ sọ́dọ̀ wọn abun dùn kẹfẹ́lómi dẹ́yà allah abu ń pa nǹkan fún àwọn àlìjànnà abu ń dùn kan nítorí wípé onídẹ́kan ní kó dù inú ilé ìdẹ́ ni ó lè wọ́nà ìwọ̀nà tí wọ́n fún ní iṣẹ́ kan ní pé iṣẹ́ tó bá ti fa dandan ó pàdíẹ iṣẹ́ yìí ó lọ síbi kìníkan ni ó ṣe kìníkan ni ó wà fa kí ni ìdítẹ́ fi ní kó pàyẹn ẹyẹ àbíwọ̀ta ní pé òkè ó ra mọ́tò mọ́tò tuntun lọ́ra yìí wọ́n ní mọ́tò yìí in tó kọ́kọ́ ṣe ní wípé àwọn bí táyà rẹ̀ ó wà lọ wá ẹran ó wà pa ẹran ó tà ẹran síbi àwọn kọ́nà ibi àwọn táyà rẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin kí ló pa fún máyẹn in tán ṣe ní kí wọ́n fẹ́ jẹ́ kó pa fún àwọn àlìjẹ̀nú káwọn àlìjẹ̀nú yẹn kan ní bá mọ́bọ̀ rẹ̀ ọlọ́ọ̀bá so irú pípa nǹkan báyẹ̀ ń kọ́ o èyí tó léwu gan ni àwọn tàújẹ àti káàhìn àbí abigbà kan lórí kò ṣe bẹ́ẹ̀ ni ó lè jẹ́ àwọn tán wo yẹ̀pẹ̀ àbó lè jẹ́ àwọn tí wọ́n lo àkùkọ àbáwọn tán lo omi ẹlòmí ò ní omi làwọn lò ẹlòmí ò ní kùránì làwọn ìwé tí yẹmọ ń ká tí yẹmọ fi mọ òdodo ni kèkí ń ṣe ìwé tí yẹmọ ń wò tí yẹmọ fi ń wo iṣẹ́ ó wá lọ sọ́dọ̀ àwọn ẹnìkan àní àkódà ah, àfá àfá gidi lòun mo ṣe dọ́dọ̀ rẹ̀ kódà kùránì ló gbé jáde ó kàn síbi kan ní kí mú bì kan bí mo ṣe mú báyìí ibẹ̀ ló ti wò ó ní àà ah, mo ti rí súra rẹ̀ èyàn tó ni ah, ìwòkú ò ní ń wò

kò sí lọ́dọ̀ mi ilmù sáà kò sí lọ́dọ̀ mi ilmù rọ̀kọ́ mi nímọ̀ kọ́kọ́ ìmọ̀ tí ó ṣẹlẹ̀ lọ́la ẹnìkan wá sí kòránì fún ọ wá níbi tó ti wónú tó ń gbà tó wá wó tán ogun lọ́pàá díẹ̀ kan Allah alìjẹ̀nú kan ló ní ọlọ́pàá fún o àbíwọ̀ tí wọ́n fún ní ṣúgà ìkíní kan ilé àwúrẹ̀bẹ̀ láàárọ̀ kùtùkùtù ibi àwọn kíní ilé àwọn kíní kẹ̀kẹ́ dúdú tí máa ń rẹ̀ káàkiri yẹn wọ́n ma wọ́n ṣúgà sí káàkiri ní àgbàdo ọkà bàbà ní tó ẹkẹ́ jẹ́lẹ́ ṣúgà tẹ́fì mú gàrí tẹ́fì mú kọ́ wọ́n ní kẹ́ lọ dá sí bí kíní àwọn yẹ̀pẹ̀ àwọn bàbá kíní kan pẹ̀lú àwọn belief kẹ́dẹ̀kẹ́dẹ́kẹ́ èmi ti challenge ah kí ló tẹ́ ń da kíní ilẹ̀ wọn ni ẹ̀mú kan fún òun náà sì mọ̀ pé òun ò kàn fún ọ ló jẹjẹ o wọ́n ti fún ọ níṣẹ́ kan ni iṣẹ́ wá ní wọ́n ló gbùdọ̀ lọ tú ṣúgà sílé àwọn àbúrèbé àbógbùdọ̀ lọ́dà àgbàdo sí bíbẹ̀ àbọ́kà bàbà lọ́dà síbẹ̀ ni àbí yẹn gan a ń gbogbo nǹkan tàbá òkà máa dà sí bíbẹ̀ àbíwọ̀ tó ṣe gbogbo àwọn kíní yìí ń kọwò wàláhì wàtàníyàtùn wàṣìrìkìyàtùn àwọn kí bí ìròrí ẹbọ ni àwọn bí ìwà àìgbọ́ ẹ̀sìn ọlọ́ọ̀bá yé ni tí ó dẹ̀ gbé ẹ̀nà sínú ẹbọ kí ẹ̀lọ́ ṣe pẹ̀lú ọlọ́ọ̀bá àbí wọn náà tí wọ́n fún ní iṣẹ́ kankan owé èyí tí wọ́n gún pépà kan funfun kan tí wọ́n mú ni tí wọ́n fi àǹtú tán kọ̀ǹkan káàkiri sí lára tán gún edú tán kó sínú rẹ̀ àti ẹ̀pẹ̀ wọ́n kó síbi bẹ̀ wọ́n ní yá kìníkan ni wọ́n wá wé wọ́n ní tó bá ti fẹ́ sùn kó fi síbi gbèrí ó fi síbi gbèrí ó dá pílò lé ó sùn kò sí nǹkankan tí ó ṣe ọ́ àfá tí nǹkan ó bá ṣe yóò ṣe ọ́ àbẹ́ ìtàn fún ọdún kọ́ fi kọ́ orígun mẹ́rẹ̀ẹ̀rin inú lé ìwọ náà tètè lọ́yọ́ ìtàn ní kọ́ kọ́ orígun mẹ́rẹ̀ẹ̀rin lé yẹn tó bá ti fi kọ́ àà kò sí nǹkankan irọ́ ni àgbíwọ̀tán fún lọ́ọ̀kà kan òkà yẹn òkà yẹn ló mọ̀ tó bá ti fẹ́ jáde tó bá ti fòkà yẹn sọ́wọ́ kò sí kankan tí ó ṣe ọ́n ó ní tàn kan ta ma ń sọ tó gbajúmọ̀ gẹ kódà ìgbàtí yóò tí ìrìn kan púpọ̀ gbọ́yí ní ọ̀sìn gàlẹ̀ ti ma ń gbọ́ kíní ẹ̀ wọ́n fọ́kùnrin ní ọ̀pá kan ọ̀pá arọ́ kan ìpé tó bá ti fẹ́ jáde tó bá ti wá ah mo ti gbàgbé ọ̀pá yìí ọ̀pá tí ó ma sọ mi ọ̀dẹ́ ṣẹ̀ṣẹ̀ wá padà lọlé ó lọ mọ́pa yẹn tún wá jáde padà sí tó jáde yẹn kí ló sọ dé ibi tó dé yẹn kí ló sọ dé bíbẹ̀ tó gbọ́n kí ní nǹkan o àwọn kẹta ṣe pé yóò bẹ̀rẹ̀ sí ẹ̀jẹ́ ni ìntàfí ń sàlẹ̀ yáwọn kí ní ni wípé tó bá ti ń ṣe sórí ìrùn tó ń kí ààrẹ tó ń gbà gbogbo ìbáadà tó ń ṣe wọláhì gbogbo ẹ̀ aw taqabraba bi nusukin lil qabr abu lọ síbi sàárè ni olon pa yan síbi be aw li sahibil qabr fa innahu yu'tabaru qad ashraka shirkan akbar onítọ̀hún o àní ó ti ṣẹbọ ẹbọ ńlá de ni wa yatarattabu alayhi kufruhu bi wahdaniyati llahi kufran yukhrijuhu min al milla onítọ̀hún ti ṣe kèfèrí nípa ìjẹ́ ìjẹ́ ọ̀kan ṣoṣo Ọlọ́hun Ọba ìdí ni wípé ó ti gbé ẹ̀tọ́ Ọlọ́hun Ọba kan ìjọsìn ọlọ́ọ̀bá kẹ́ ó ti gbé fẹ́lómi ní dẹ́yìn Allah nínú ẹ̀nà ní ká mọ́ búra pẹ̀lú àwọn nǹkan mi dẹ́yìn Allah ẹ̀lúmẹ́ ni wo bàtà ní yóò jẹ bàtà ní wo a Ṣàngó gbọ́ ẹ̀lúmẹ́ Ṣàngó ẹ̀lúmẹ́ ni irin ni wo irin orí ọpẹ́ orin gbogbo sẹ́nu ilẹ̀ tí ń wọ́sùn mo fi búra yìí ilẹ̀ yóò gbọ́ bàtà ànábì ní pé ẹnikẹ́ni tó bá lè búra pẹ̀lú nǹkan mí dẹ̀yàn Ọlọ́run Ọba onítọ̀ ti ṣẹbọ wọ́n tó búra pẹ̀lú Ṣàngó pẹ̀lú ìgbàgbọ́ pé ah wo Ṣàngó Ṣàngó bà tèmi jẹ́ o Ṣàngó ọkọ ya Ṣàngó tí ò lómi lé tó ṣe kíní kan igbá o abọ́ bìlífì pé Ògún hey mo ti fògún búra tó bá jẹ́rọ mọ̀ pa ni mọ́tò ní ó padà pa mí o àbáwọn kíní ẹ wàláhì ò kí ń ṣe mùsùlùmí o because Ọlọ́run nìkan lè mọ́ fi ń búra kó dẹ̀ ìkífà nẹ́bí búra mo fi kaaba búra kaaba mo fi búra mo fa nabi búra rárá ọlọ́ọ̀bá nìkan ṣoṣo yíma fi búra nǹkan mítù tó bá ti yàtọ̀ sí ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ó gbọdọ̀ fi búra anabi sọ fún umar bin al-khattab wani inna allaha yanhaakum an tahlifu bi abahikum ọlọ́ọ̀bá kọ̀ fún yín ọlọ́ọ̀ ni ẹ má búra pẹ̀lú àwọn bàbá yín o bàbá búra ẹnikẹ́ni tó bá fẹ́ búra nú yí falyahlif billahi aw liyasmut ìmọ̀ kò búra pẹ̀lú Ọlọ́run Ọba ipé wallahi àbí kò ṣe kíni kò dákẹ́ ó níkà nínú àwọn tí wọ́n lọ sí àwọn ilé kí ó tó wà nínú lọ́rẹ̀ bí a mú ti sọ́rí wallahi ah wallahi wallahi ẹ̀kí wallahi dẹ̀ ní kò sí ẹjẹ́ ìsọ̀ kódà wallahi wallahi ń ṣe kódà lómi tó wallahi ẹ̀ ti bàbí ń ibi tọ́lọ̀ bá tó yí ẹ̀yẹ́dé lọ́dọ̀ àwọn olùmí tó bá ti pé wàláhì yí ń parọ́ ní ẹwù dáadáa àmọ́ tó bá ní kí ó yá wá kábàrí àwọn bàbá ní sàárì àwọn bàbá ní ó yá fi àwọn ẹni rínú sàárì fi búra pé wọ́kọ̀ ló sí yóò dákẹ́ lọ gbọ́n ní because kò lè fi a wọ́n bá tó ń jẹ́ wọ́n sì kíní kan ilé iná nǹkan wùnà ọ̀rin mìnà ṣírí Islam tó Islam ẹ̀yẹ

yóò tó wá máa gbára lé wọn bàbá ní káfàrọ̀ ìjìmáàn onítọ̀hún ó ti ṣe kèfèrí o pẹ̀lú àpanupọ̀ àwọn mùsùlùmí gbogbo àwọn afẹ́ẹ̀sìn nágbà pé onítọ̀hún ò kèfèrí ní ó ṣe ìwẹ́lẹ́ bọ́ lóhùn yẹn náà Sheikh Ahmad al-Najmi wọ́n ń ṣàlàyé ọ̀rọ̀ Sheikh Muhammad bin ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì tán ṣàlàyé ẹlẹ́ẹ̀kejì nínú tí ma ń bẹ̀ẹ̀ sí jẹ́ òun náà ni the same ẹ̀rí fún alákọ̀ọ́kọ́ yẹn if inna hadha yu'tabaru naw'an min anwa'i shirk ìgbà tó ṣe pé lè yíò ó wà considered as ó jẹ́ nǹkan tó ṣe pé akàkún ìkan nínú ṣírkì náà ni wal mushrikuna alladhina bu'ithu fihim rasulullahi sallallahu alaihi wasallam ṣe agáwọn ẹlẹ́bọ tí wọ́n rán annabi sí sallallahu alaihi wasallam kanu ya'takiduna ìfìrọ́dà Allahi bi rububiyya wọ́n ní ìgbàgbọ́ wípé ọlọ́ọ̀bá nìkan ló dá wa ọlọ́ọ̀bá nìkan ló ń pèsè fún wa ọlọ́ọ̀bá nìkan ló lè pa wá ọlọ́ọ̀bá nìkan ló lẹ̀mí wa wọ́n ní ìgbàgbọ́ nínú eré wa annahum lam yusharikuhu ahadun fi wọ́n ní ìgbàgbọ́ wípé ẹnìkankan nínú àwọn ẹ̀dá

tí wọ́n lè gba rísìkí rẹ̀ ah lágbájá ó ti lọ jẹun ní lágbájá eh wọ́n ti gba rísìkí rẹ̀ o rísìkí wo ló gẹngẹ ló ní tẹ́lẹ̀ náà rísìkí tó ní tó òrùn jẹjẹ wá tún ní ẹnìkan gba rísìkí rẹ̀ ẹnìkankan ò lè gba rísìkú rẹ̀ sórí tọ́lọ̀ bá ti kọ́ mọ́ ní ẹnìkankan ò lè gba wallahi àwọn ẹlẹ́bọ̀ ànága wọ́n gbà pé ẹnìkankan ò lè gba bóò wọ́n láwọn tàjẹ ló ṣe rinlẹ̀ láwùjọ wa ó wá ti di norms ó ti di normal thing ó ti di nǹkan tó ṣe pé in tó ní kálùkù fi ń sáyé nù níkẹ́ alágbájá àwọn ah, ti gbá rìsìkẹ́ rẹ̀ ní ẹbẹ́ kò lówó mọ́ ní ẹbẹ́ kò ó ti ilé rẹ̀ ti wó àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so àwọn ilé àwọn kèfèrí wala ihya ehim àwọn ẹlẹ́bà náà gbà ipé <clears throat> Ọlọ́run nìkan ló lè gbẹ̀mí àwọn olólè wala imatatihim wọ́n gbà pé nìkan kan ò lè kópa níbi ìgbà ẹ̀mí lé ní báyìí àwọn mùsùlùmí ma sọ wípé àwọn nìkan wà tí wọ́n lè pàó wọ́n tó pa sàárì rẹ̀ tán bá ti pàó tán wọ́n pa wà ti sàárì subhanallah aláwọn ilẹ̀ bọ́lá náà wọ́n gbà pọ́lọ̀ nìkan ló hmm. ṣe ra àwọn ère tí wọ́n ń sìn wọ́n nígbàgbọ́ wípé àwọn ère yìí

فقد جاء في آيات كثيرة إلزام المشركين ìtorí ẹ̀nkọ́ ó ti wá nínú àwọn àyà tó pọ̀ ìlzáàmù àwọn ẹlẹ́bọ bí anna ma yaf'aluna khata'un fahishun ọlọ́bá fi ń dè wọ́n yí pé à ìntẹ́ ń ṣe yíò àṣìṣe ńlá gbáà ni wa kufrun ẹ ti ṣe kèfèrí nípa wípé ọlọ́ọ̀bá nímọ̀ nípa gbogbo nǹkan wa haymanatihi àti wípé ọlọ́ọ̀bá ló lágbára lórí gbogbo nǹkan fa idha kanu ya'taqiduna anna Allaha huwa al-khaliq tó bá kí bí á lódòdó ní ìsinmi ẹlẹ́gbà pọ́lọ̀bá ló dáwà wa anna al-alihata allati yad'unaha lam takhluq shay'an ẹ̀dẹ̀ nígbàgbọ́ wípé àwọn ọlọ́ọ̀bá tẹ́ ń pè yí o wọn ò dán kankan wọ́n wala lórí kankan wala lahum naf'an wala dharrun a sì pé wọ́n lágbára láti ṣàǹfàní fún yín àbí láti ṣàbúrú fún yín idhan tó bá jẹ́bẹ̀ ẹ má sìn wọ́n wa min dhalika qawlu Allahi azza wa jalla ba'da an dhakara shay'an min sifati kamalihi fi surati ta fi surati Fatir irú ẹ̀ ni ọ̀rọ̀ Ọlọ́run Ọba lẹ́yìn gbà tó dákọ àwọn díẹ̀ nínú àwọn ìròyìn tó ń aláàbà ló ma ń tí òru bọnú ọ̀sán wà yíò lè jù náà hárọ̀ fi lẹ́yìn a ma tí ọ̀sán bọnú òru wà sáàrọ̀ shamsa wal qamar aláàbà ló ṣe oòrùn àti òṣùpá ó ṣe wọ́n rọ̀ kullun yajri li ajalin musamma oníkálùkù wọn lọ fún àsìkò kan tọ́lọ̀ bá ti kọ kalẹ̀ dhalikumullahu rabbukum ọlọ́ọ̀bá tó ṣe kíní ọlọ́ndakọ̀ àwọn rububiyya ọlọ́ọ̀bá tó dhalikumullahu rabbukum òun ni ọlọ́run ọba yín òun ni rọ́bù yín lahul mulk ọlọ́ọ̀bá yí ló ní agbára walladhina tad'una min dunihi a gbogbo àwọn tẹ́ ń pín dẹ́yìn ọlọ́run ọba Inyas tẹ́ ń pé Abdul Qadir Jilani Ahmad Tijani Ahmad al-Badawi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ a gbogbo tẹ́ ń pín dẹ́yìn Allah yìí ma yamlikuna min kìmtìr o ní agbára lórí kẹkàn kìmtìrù ní bí kí ní kékeré tàmà yọ lórí labidun tàbí labidun tàbá sí labidun báyìí ibi orí rẹ̀ yẹn ó ní kí ní bí okùn kíní kan báyìí ọlọ́ ní bí kí ní ẹbúnṣe kéré tó yẹn àwọn tẹ́ ń pè yìí wallahi wọn lágbára wọn lágbára lórí ní kékeré báyìí so tí mẹ́ ní kété bá gbẹ̀pọ̀ ba ló lè dáwọn kí ní lóòtọ́ ohun àtùsùpá òun ló ṣe wọ́rọ̀ òun ló ṣe báyìí òun ma ṣe gbálósàwó ẹ wá máa jọ́sìn fún òun nìkan ẹ má ni pé in tad'uhum tẹ́ bá o wọ́n ẹ máa wo <laughs> la yasma'u du'aakum ọlọ́ ni wọ́n gbọ́n tẹ́ ń sọ ìwọ tó ń dí àwọn ààrẹ tó ń pè ààrẹ ti abu látẹ̀nsáàni tó ń ké kò gbọ́ annabi tó ń pè sallallahu alaihi wasallam wallahi annabi ha wọ́n ti rí sáré kan sáré àwọn ẹni ọlọ́run ni wọ́n gbọ́ kó pè wọ́n dọ̀tún lábẹ́gbà àwọn sọ ah, ọlọ́run bá ń pè wọ́n tẹ́ ń pè wọ́n

a máa tó ṣe pé ń gbàtàn ti wà láyé gẹ́nẹ́ ti ń sọ fáwọn èèyàn kẹmọ jọ́sì fáwọn kẹtọ́kú láti ń sọ fáwọn èèyàn ah àwọn ẹni rẹ̀ àwọn ẹni rẹ̀ ló ń bá wí a ti ń fi sáwọn èèyàn pé tí bá sílé kú ẹmọ́ sí a máa tó ṣe pé ẹ̀ ń jọ́sì fún ẹ̀ ń pè pe jésù ah jésù o kí ní kan iná ẹ̀yọ́ mọ́gún ọrún àwọn mọ́gún ọrún ó sọ fún yamẹ́lì kìí pásítọ̀ lágbájá èmi kọ́ mo ní kẹma pè mí o láwọn mogun ọ̀hún tó ń pè ọlọ́sọ̀ kí yamal kiyama yakfuruna bi shirkikum tó bá ti di yamal kiyama o wọ́n ṣe kèfèrí wọ́n ni pé àárín ẹmọ́ kò bá wọn wájú ọlọ́wọ́ bá ọlọ́wọ́ ni pé wala yunabbi'uka mithlu khabirin kò síyàn tó lè fún iní wo tó dà gẹ́gẹ́ bí ẹni tó nímọ̀ ẹni tó nímọ̀ tọ́lọ bá ń sọ ó là nẹ́bì ní sọ fún yìí hey ẹgbọ́n tí mo ń sọ fún

antumul fuqara'u ila Allah ẹ̀yin lẹ ní nǹkankan ẹ̀yin lẹ tálíkà tẹ tálákùta tẹ ní bùkátà sọ́lọ́wọ́ ọba subhanahu wa ta'ala wallahu huwal ghaniyyul hamid ọlọ́ọ̀bá lọba tó rọrọ̀ ọlọ́ọ̀bá lọba tó ní gbogbo nǹkan lọ́wọ́ ọlọ́ọ̀bá lọba tí gbogbo ọpẹ́ tọ́ sí ọlọ́wà ni in yasha tọ́nà bàbá fẹ́rù yudhhibkum wa ya'ti bi khalqin jadidin ọlọ́ọ̀bá ó pa gbogbo ire tẹ́yẹyẹ yóò pa gbogbo ire

wallahi ẹjẹ́ ká dún ní máa ìmá ka Kùránì inṣáàlá ibi ni a tún ti fi kọ fútẹ́ ní inṣáàlá al-Karim tó bá di ìjókòwà tí ó tún bọ̀ wá a tẹ̀síwájú lọ lórí àlàyé lórí ọ̀rọ̀ yìí so wà ní tẹ́kínà ní inṣáàlá al-Karim lórí ma ṣe àlàyé àwọn kí náà ń pè lẹ́bọ kí náà ń pè ní tawhid kí nìkan tí كجي سكوت وانا وانتموا الجنة فهذا وصلى الله وسلم على محمد صلى الله عليه وسلم وسبحانك اللهم وبحمدك وأشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته